نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد آه، أدوك الله سبحانه وتعالى سوكي أسما آه، كاسما بنوتري آه، بنتوكيشن لبوشن بولري ذات بعد فجر الله مستعان سو الشيخ الشيخ عبد السلام بن برجس رحمه الله So العائق التاسع والعاشر so níbi àwọn nǹkan tí ó máa ń kọ dé ẹni tó bá waima so eléyìí ni wọ́n fi ṣe ẹlẹ́kẹ̀ẹ́sán àti wa so eleke ẹlẹ́kẹ̀ẹ́sán àti eleke wa so wani ni ní at-taswifu wat-tamanni so at-taswifu wat-tamanni so at-taswif òun náà ni procrastination wat-tamanni òun ni kenyama uh, kenyama ni wishful thinking that is kenyama wò pé ah kenyama kiyama imagine àwọn nǹkan tó yà sí pé kò lè you so sheikh tẹ̀síwájú wọn ní at-taswif at-ta'khir wal-mudafa'a so at-taswif ìtumọ̀ ẹ̀ náà at-ta'khir that is ìmọ̀ àdìlé nǹkan wal-mudafa'a àti ìmọ̀ àti nǹkan síwájú yuqal sawwafa al-amr idha qala sawfa af'al so wọ́n sọ pé sawwafa al-amr tí wọ́n máa ń sọ pé ah màá ṣe kíníkà أبي معاشي ṣe ويطلق التسويف على الأماني so من بي التسويف ó máa الأماني bákan that is procrastination wọ́n máa fi wishful thinking يقال فلان يقتات الصوف أي يعيش بالأماني so tí wọ́n bá ní èèyàn àbí lágbájá oúnjẹ kí ni oúnjẹ الصوف ní أنجا lárúbáwá ìtumọ̀ kí نيد الأربعة ثم itumo ń بلو wishful thinking that is people can o can imagine àwọn kan tí a sọ pé kò lè ṣẹlẹ̀ àbí kò lè kó ṣẹlẹ̀ so sheikh sọ pé qala al kumait yani kumait ibn zaid sunina wa shu'ara al-Arab so wọ́n wa kana as-sawfu lil-fityani quta ta'ishu bihi wa hani'at al raqub so wa kana as-sawfu lil-fityani quta ta'ishu bihi wa hani'at al raqub so الشاهد níbi orin that is uh, part tí sheikh fẹ́ lónìí bí orin gẹ́gẹ́ ọ̀nà ni wakana sawfu lil fityan quta ta'ishu bihi so wípé asawf yani at-taswif hmm, ó ti jẹ́ nǹkan tó yá sí pé ó ti jẹ́ bí oúnjẹ tó yá sí pé àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣẹ̀mí lé lórí that is tí wọ́n fi ń live so wọ́n ní wàtàmánì hadithun nafs wàtàmánì hadithun nafs so àtàmánì ìtumọ̀ rẹ̀ náà ní kí ni ọ̀rọ̀ ẹ̀mí بما يكون مستقبلا وما لا يكون so pẹ̀lú tí a sì kó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí ó lè má ṣẹlẹ̀ that is mustahilan that is ó wà impossible kó ṣẹlẹ̀ àbí ó ó lè kó ṣẹlẹ̀ wa qila iradatun tata'allaqu bil mustaqbal so wọ́n ní òun náà níbi àwọn òun náà níbi wants tí a sì pé ó ní bá ṣe pẹ̀lú in tí ó má ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú والتسويف والتمني دعان خطيران يفسدان القلب والوقت ويعرجان بالمرء إلى عالم الخيال so wọ́n ní at-taswif àti that is procrastination àti ibi àkíyàmọ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú náà nǹkan tí a so wọ́n أيسامي جيني méjì ni هو dangerous يفسدان القلب وماذا والوقت. so ó با ń ba ọkàn jẹ́ بالمرء إلى عالم الخيال. bil يوسي ila 'alam al-khayal wọ́n ayé uh, that is a world of imagination that is àwọn that is bí ayé kan tó yà sọ pé ayé ayé tó ní ìbáṣe pẹ̀lú bí imagination that is nǹkan tó yà sọ pé kò tiẹ̀ lè ṣẹlẹ̀ so sheikh wa tẹ̀síwájú wọ́n ní wa amma taswif ẹ wàá rí at that is procrastination fasifatul balid al-hiss so wọ́n ní ìròyìn ìròyìn ẹni tó bá jẹ́ sọ pé ẹni tó jẹ́ òpònú hmm, ẹni tó jẹ́ òpònú níbi bó ṣe máa ń bó ṣe máa ń perceive nǹkan àti ẹni tó jókòó níbi bó ṣe máa ń bó ṣe máa ń rí nǹkan so wà àdéhùn mùbàlá ẹni tá a sọ pé kò kí ẹ nípa nǹkan kan kullama hammat nafsuhu bi khayr aqaha bi sawfa wa sa'amal so gbogbo tí ó bá ti ń wíṣì lẹ́mìí ara rẹ̀ láti ṣe nǹkan tó dáa àbí tó bá ti ń wíṣì pa ah, mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí aqaha bi sawfa wa sa'amal so yóò wá yóò wá inda rẹ̀ that is yóò dìlé rẹ̀ yóò tì síwájú pẹ̀lú kíni o pẹ̀lú pé sawfa wasa'amal pé màá ṣe nǹkan báyìí màá ṣe nǹkan báyìí màá ṣe tó bá màá ṣe tó bá dẹjọ́ wájú hatta yafja'ahu al-mawt fa yaqul tí tí kó fi dé ba lójijì yóò wá máa sọ pé rabbi lawla akhartani ila ajalin qarib so èrè ọlọ́run bá mi so tó bá lè tó bá lè fa uh, al mi that tó bá lè fa ajal mi sí àsìkò tó yá sí pé ó máa lọ síwájú díẹ̀ so al-ajal yẹ́ bí Shaykhul Islam ṣe ṣàlàyé òun náà ni òpin ìntẹ́yìn ó lò níṣẹ̀mí ayé yẹn so al-ajal ó yàtọ̀ sí al that is al náà ni ìṣẹ̀mí tẹ́yìn ó lò that is uh, lifespan yẹn but al-ajal òun náà ni òpin gbogbo ẹ̀ so al-ajal gẹ́gẹ́ bó ṣe wá wá ń bi àyà yìí pé rabbi lawla akhartani ila ajalin qarib ipe ọlọ́run bá mi delay like àsìkò tí ó àsìkò tí màá kó nílé ayé that is bá mi ti síwájú díẹ̀ sí so pé tí n fi lè ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe so that is fẹ́ni tó bá já sí pé ó máa ń dìlé nǹkan so kó lọ mọ̀ pé ikú ó jẹ́ nítorí sí pé kò sí àsìkò tó yá sí pé èèyàn á lè sọ pé báyìí ni báyìí ni ó ṣe jẹ́ fún yàn àbí àsìkò báyìí ni èèyàn ó fi ayé lẹ̀ so eléyìí yóò fi jẹ́ kí èèyàn mọ̀ mọ̀ pé àti sìn àbí gbogbo ìgbà téèyàn bá ti ń rò pé kí èèyàn fẹ́ ṣe dáadáa àti táìmì àgbẹ̀ náà lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ láti máa ṣe kíní ẹ̀ so èèyàn kì í tì síwájú èèyàn kì í dìde rẹ̀. فعلى طالب العلم أن يتنزه عن هذه المنقصة so uh, ó wà pọn dandan fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ń wá ìmọ̀ so pé kó fọra rẹ̀ má kò níbi àwọn àbùkù yìí wa yubadiru bil a'mal so kó sì bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ amalan bi qawlihi ta'ala so lẹ́yìn tí ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbólóhùn Allah subhanahu wa ta'ala tí Allah ti ń sọ pé fastabiqul so aláàdín kí ni o so ẹ ṣalápa ń tètè lọ síbi àwọn dáadáa ìgbẹ́ sáré lọ síbi àwọn kan dáa وكما قال عز وجل أيضا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين so yìí pé ẹ ẹ ṣaláǹpá tètè lọ síbi ìdáríjì látọ̀dọ̀ ọlọ́run báyìí àti àlùjànnà tí a fífẹ̀ rẹ̀ fífẹ̀ rẹ̀ bí sánmà àti ilẹ̀ ní u'iddat lil muttaqin fífẹ̀ sánmà àti ilẹ̀ u'iddat lil muttaqin so tí ọlọ́run bá ti pèsè fún àwọn tí wọ́n bẹ̀rù rẹ̀. فهو أعرف الناس فهو أعرف الناس بقيمة الوقت وأولاهم بالانتفاع به كله so wani فهو أعرف يعني هو أم بيباي آه، والله أعلم هنا نبقى المخاطب بهذه بهذين الآيتين so هنا نبقى آه، that is أنت الله سبحانه وتعالى مباشر في الوعي ميجي ترجع النبي صلى الله عليه وسلم so wani فهو أعرف الناس بقيمة الوقت pé anabi náà lẹni tó jásí pé òun náà ló òun náà ló òun lẹni tó fi ń mọ̀jù nípa importance àsìkò wà awlahum bil intifa'i bihi kulli so òun náà sì ni ẹni tó fi ń ẹni tó fi ń lẹ́tọ̀ọ́ sí that is ìmọ̀ benefit pẹ̀lú gbogbo ẹ̀jù. وقد قال النبي صلى الله عليه وسلم لعبد الله بن عمر رضي الله عنهما so wọ́n ní anabi sallallahu alayhi wa sallam so yìí pé wọ́n sọ fún abdullah bin umar so wọ́n ní kun fi dunya ka annaka gharib aw abiru sabil so wípé wà ní ilé ayé ka annaka gharib aw abiru sabil so gẹ́gẹ́ bí ẹni yá sọ pé kí ni wà strange ẹni tó jẹ́ àjòjì aw abiru sabil àbẹ́ ẹni tó kàn kọjá lójú ọ̀nà so ẹni tó kàn ń ṣe ìrìn àjò so wọ́n ní wakana wakana ibn umar yaqul so wọ́n ní ah, ibn umar radiyallahu anhuma so wípé wọ́n jẹ́ ẹni tó máa ń sọ wípé idha so pé tí ọba tó bá dé ìrọ̀lẹ́ fala tantadhir as-sabah má rí tí kò dàárọ̀ wa idha asbahta fala tantadhir al-masa so pé tó bá sì dàárọ̀ náà má rí tí pé ọ di ìrọ̀lẹ́ wa khudh min sihatik li maradik wa khudh min sihatika li maradik so pé múlò ní àwọn àsìkò tí ọba lálàáfíà fún àwọn àsìkò tó yá sí pé kí ni àwọn àsìkò tí ọ ní lálàáfíà so ilé ìlú fífa tí anabi sallallahu alayhi wa tí anabi fi ń sọ níbi hadith sahih anabi ni نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ so نعمتان that is blessing méjì kan wà tó yà sọ pé àwọn èèyàn máa ń àwọn èèyàn kí ń kà kún so pé wọn kì ń wọn kì ń sábà mú lò wọn yìí kà kún so ànábì ní kíni ọ àwọn blessings méjèèjì náà ní kíni ọ asíhàtò àlàáfíà wàlfàrọ́ọ̀gà àti kéèyàn wà free kéèyàn ní free time so ibn umar wa tẹ̀síwájú wọn ni wà min hayatika limautik so ìpè kọ́ múlò ní ìṣẹ̀mí rẹ̀ limautik a fásikò tó yá sí pọ́ ti kó nílé ayé so ló fi fa bákan náà tí anabi sallallahu alayhi wa sallam tí wọ́n sọ nínú hadith kan walakin ba'd al-ulama yaqulu anna hadha al-hadith laysa bi sahih so àmọ́ àwọn afa kan sọ ipá hadith yóò lálàáfíà so ipé kò lálàáfíà walakin ma'nahu sahih so àmọ́ ìtumọ̀ rẹ̀ yìí ń tẹ́lẹ̀ sí pé ó lálàáfíà ní tí èèyàn lè so wọ́n sọ níbi hadith yẹn pé anabi sọ pé al man dana nafsa so al man dana nafsa so ẹni tó bá jẹ́ onílàákàyè a ah, ẹni tó jẹ́ onílàákàyè nínú àwọn èèyàn mẹ̀ndáàni nafsa òun lẹni tó máa ń pe ara rẹ̀ sákèsí so ẹni tó máa ń pe ara rẹ̀ sákèsí tí ó tún ara rẹ̀ wò wàlà ajiz ẹ̀ wá rí ẹni tó kágara man atba'a nafsahu hawaha òun lẹni tó yásí pé yóò máa tẹ̀lé àkílẹ̀ tí ń pè yóò máa fi ẹ̀mí yóò máa tẹ̀lé ẹ̀mí rẹ̀ nífẹ̀ẹ́ nù that yóò máa tẹ̀lé ìfẹ́ nù rẹ̀ watamanna ala Allahi al

قال ابن الجوزي رحمه الله سوى ابن الجوزي وسويبين ومن أجال على خاطره ذكر الجنة التي لا موت فيها ولا مرض ولا نوم ولا غم سويبين بوين تبامو تبامو قجالو ليا ميانالي إناتي الجنة تجا سويبين كوسي كوني بيبين ولا مرض تشوسي سيايسا ولا نوم كوسي سيونو ولا غم تشوسي سي بانوجي نبيبين بل لذاتها متصلة سويبادو ليه ah that is ìgbádùn rẹ̀ ó máa ń continue rẹ̀ min ghairi inqita tí ò sì ní tí ò sì ní stop tí ò ní gé wa ziyadatuha ala qadri ziyadatil jidd so ẹ wá rí àlékún rẹ̀ ah ala ziyadatil jidd so according to iye ìgbìyànjú téèyàn bá ṣe ni so eléyìí ló fi fa tí anabi sallallahu alayhi wa sallam anabi sọ níbi hadithun sahih anabi sọ nípa apá kan náà àwọn èèyàn tó máa wá lọ́jọ́ gbọdọ̀ kíámà so anabi sọ pé yuqalu li sahibil Qur'an so ipo ma sọ fún en tó já so pé o ma en tó en to man ka Qur'an bi anti ó ma á Qur'an tó bá de jom mìíràn kíyàmà so o ma sọ fún pé kini ó ikra ka wartaqi wà ma wa gòkè lọ kama kunta turatti ka ikra wartaqi kama kunta turattilu fi dunya ha ikra wartaqi warattil kama kunta turattilu fi dunya so ipo ka kọ wà ma gòkè lọ kọ́ wá máa kà á láti máa recite rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa recite nígbà tó wà láyé àáfà inna manzilataka inda akhiri ayatin taqra'uha so level bi tó máa wà á level bi tí èèyàn máa wà tí ó máa jẹ́ last level téèyàn máa wà òun náà ni level ibi téèyàn bá parí sí níbi kíkà Qur'an yìí so eléyìí náà yóò fi jẹ́ kó máa yé wa nípa pé kí ni èèyàn máa ń gbìyànjú láti máa tẹ̀síwájú níbi ìmọ̀ ni èèyàn kí ń dúró níbi ìmọ̀ gbogbo bí èèyàn bá ṣe ń tẹ̀síwájú sí lèyàn ah, máa rí ziyada níbi kíni níbi ipò tí èèyàn máa wà tó bá di ọjọ́ ìgbàlá kíyàmà wọ́n ní àhúnà níbi láti bíbá yìí o intahaba hadha zaman so that is ẹn tí wọ́n sọ̀rọ̀ nípa pé ẹn tó bá mú gba ẹ̀mí ara rẹ̀ dhikra al-jannata ila akhiri ma qala so pé ẹn tó bá mú gba ẹ̀mí rẹ̀ that is ah, ìrántí aljanna àti gbogbo àwọn nǹkan tí wọ́n ti sọ sẹ́yìn yẹn so ipe irú ẹni báyìí intahaba hadha zaman irú ẹni báyìí yóò máa yóò máa seize opportunity time yìí yóò máa lo time yìí falam yanam illa daruratan that is irú ẹni báyìí kò ní sùn àyàfi àyàfi ní tìtorí dọ̀rúrọ̀ kan that is nídìí tó ní agbára so nídìí tó lágbára gan so eléyìí yàtọ̀ sí haja that is bẹ́yà nísìnyí èèyàn tó èèyàn kàn fẹ́ sùn pé táyìn ti lọ bẹ́yà jẹ́ kí n lọ sùn àbíyá ó ti ń tó táyìn báyìí jẹ́ nǹkan lọ sùn so láì sí pé bóyá dọ̀rúrọ̀ ló gbéyàn bí bẹ́yà ti máa sùn nísìnyí mi ní bóyá èèyàn ní bóyá bí àìsàn kan tó ń dààmú èèyàn tó yá sí pé yóò nídìí kéèyàn sùn so irú ẹni báyìí yóò yóò sì zero opportunity báyìí kò kàn ní máa sùn anyhow walam yakful walam yakful an imaratin lahzatan so irú ẹni báyìí kò sì ní ṣe kí ni o kò ní neglect nǹkan kan tó bá wà important kò ṣe for any moment kò ní neglect rẹ̀ so sheikh wa tẹ̀síwájú wọ́n ní amma tamanni a faminhu mamduh so nínú ẹ̀ lèyí tẹ́yà sí pé ó wà praiseworthy nínú ẹ̀ náà sì ní ìkànnú ẹ̀ wà tẹ́yà sí pé ó wà blameworthy so wọ́n ní amal mamduh ẹ̀ wá rí tó wà praiseworthy nínú àwọn méjèèjì that is nínú at-tamanni wọ́n ní fahuwa an yatamanna fi'la al-khayr al-mandub wala yastati'uhu wa lahu thalathatu shurut so wọ́n ní òun ni kọjá sí pé kéèyàn máa jẹ̀ràn pé èèyàn fẹ́ ṣe dáadáa dáadáa èyí tó yàtọ̀ sí ti ọ̀ranyàn wala yastati'uhu àmìyàn lágbára láti ṣe walahu thalathu shurut eléyìí ní ó àwọn conditions mẹ́ta so al-awwal aláwọ̀kọ́ al-azmu ala fi'lin mata ma qadara alayhi so ìpé kí wọ́n wá determined láti ṣe iṣẹ́ ìgbóògbà tí wọ́n bá lágbára láti ṣe so ìpé kí wọ́n wá determined pé ah, màá ṣe iṣẹ́ bá ìgbóògbà tí máa lágbára that is gbóògbà tí tí máa láti máa ṣe máa ṣe so athani kaunuhu fi hududi shar'iyyat ṣe pé kó yá sí pé téèyàn ní lẹ́mìí téèyàn jẹ́ àwọn pé màá padà ṣe yìí kó já sí pé yóò wà ní àlà ṣẹ̀ríà àti kò ní kọjá àlà ṣẹ̀ríà wọ́n ní kàtàmẹ́ ní bìnà masjidin wà náhùwẹ̀ ṣe pé kéèyàn máa bóyá kéèyàn máa kéèyàn máa ro kàn pé ah èmi náà fẹ́ kọ́ masjid àbí tó jọrọ lé wọ́n sáàrì fún ṣe ẹlẹ́kẹta nínú àwọn ṣòro tọ̀rẹ̀ wọn náà kí ni o alla yakuna daidana ṣe pé kéèyàn kó má jẹ́ bi'ada that is the custom yẹn that is ntẹ́ yẹn ọmọ ṣe lọ́pọ̀lọpọ̀ gbà sòtò kẹ́lìmọ̀ dẹ́yìdẹ́ ọmọ ń lò fún nǹkan tá a sọ pé yẹn á dún ní máa ntẹ́ yẹn ọmọ ṣe ń bọ̀ gbà sọ pé kó má jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ kí yẹn ní azumọ̀ pé èèyàn ṣe iṣẹ́ yẹn gbogbo àti yẹn balagba ẹlẹ́kejì kó má kó má kọjá àlà ṣẹ̀ríyà ẹlẹ́kẹta kó sì má jẹ́ kí yẹn kó má jẹ́ ntí ó di àádá yẹn pé yẹn ọmọ ṣe ń bọ̀ gbà. sheikh wa tẹ̀síwájú wọn ni wa amma al-madhmum faqad abbara anhu ah, ibn al-qayyim rahimahullah ta'ala في شرح كلام شيخ الإسلام أبي إسماعيل الهروي عن مفسدات القلب فقال سواني إيواري إيتو جي إيتو أبلي موري إيتو دايم سواني ابن القيم رحمه الله سواني سورة مقارنين على أورو شيخ الإسلام أبو إسماعيل الهروي سو أبو إسماعيل الهروي سو نينو آه، أبو إسماعيل الهروي سو أوناني صاحب كتاب ذم الكلام أتي آه، الأربعون في الأربعون في التوحيد حيث قالوا لي صفات الله سبحانه وتعالى so ابن القيم سواء شرع ينبي يرى شيخ الإسلام أبو إسماعيل الهروي so wọ́n sọ wípé nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó máa ń ba ẹ̀mí jẹ́ wọ́n sọ wípé al-mufsid ath-thani min mufsidat al-qalb so ẹlẹ́kejì nínú nǹkan tó máa ń ba ẹ̀mí jẹ́ rukubuhu bahr at-tamanni rukubuhu báhìrù tàmánì so òun náà ni pé kéèyàn máa tọ ojú ọ̀nà àbí kéèyàn máa wẹ odò àtàmánì that is kéèyàn máa wẹ wishful thinking kéèyàn kàn máa imagine nǹkan so imagine nǹkan kéèyàn máa rò pé à ah, tèmi náà bá dé lẹ́wọ̀ báyọ̀ màá di afánlá kan màá di kíní kan báyìí màá di kíní kan báyìí màá di sẹ́kọ̀lì islam màá ṣe nǹkan báyìí màá ṣe nǹkan báyìí so wa huwa bahrun la sahila lah so odò kan sì ní tí ò lálà wa huwa al-bahru alladhi yarkabuhu mafalisul alam so wọ́n ní òun náà ni odò tó já sí pé àwọn tí wọ́n ti àwọn tí wọ́n kí ló ti ń pè àwọn mafaris that is àwọn tí wọ́n ti wà bankrupt lágbàńlá ayé yìí àwọn tí wọ́n ti bá tí wọ́n ti wà bankrupt irú odò báyìí ni wọ́n máa ń ni wọ́n máa ń tọ̀ àbí ojú ọ̀nà báyìí ni wọ́n máa ń rìn kàmàkìl gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí ó ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ sọ idha tamannaytu bitu al-layla mukhtabitan inna al mafaris so إذا تمنيت that تباتين تباتي تباتين أبي تباتي تباتن رونكا أبي تباتن imagine كتي تما شلو جواجا أبي تيو شلو بيت الليل مختبطا بيت الليل مختبطا بيت الليل مختبطا that is ما ما spend يعلمي لأن تيوما شكين لأن ما دونو إن المنى رأس آه، رأس أموال المفاريس يعني المنى يعني آه، الأمنية that is wishful thinking Ah, ra'su amwali al-mafalis so òun náà ni bí capital àwọn àwọn tí wọ́n ti wà bankrupt ah, àwọn tí wọ́n tí wọ́n wà bankrupt so that is ra'su amwal that is ojú owó capital ah, ojú owó àwọn tí wọ́n ti wà bankrupt so wọ́n tẹ̀síwájú wọn ni wa bida'atu rukkabihim hmm, ẹ wá rí ọjà àwọn tí wọ́n tọ ojú ọ̀nà yìí o àkọ́kọ́ bẹ̀ òun náà ní kíni ọmọ wa àìdù ṣaitan so ọjà tí wọ́n máa ń tí wọ́n fi máa ń tọ ọ̀nà yìí àwọn promise shaitan wa khayalatul muhal wal buhtan àti àwọn àwọn àlá tí ò ní ṣe àti àwọn àlá tí ò ní ṣe àbí àti àkílẹ̀ tí ń pè àwọn àlá irọ́ fala tazalu amwajul amani kadiba so ẹ̀ wá rí wéèvù àkílẹ̀ tí ń pè wishful thinking yìí kò ní kò yẹ kó gbò nígbà a sọ pé bí ó ṣe bí irú ẹni báyìí bí ó ṣe máa lọ lórí ìdí náà ni so àti àwọn àwọn àlá tí ò dáa tí ẹni yóò kàn máa tí ó kàn máa rò tí ó kàn máa lá tí ò tiẹ̀ tí ò ní ṣàǹfààní fún un. tatala'abu birakibihi kama tatala'abu alkilabu biljifa so wọ́n ní àwọn tí wọ́n ń tọ́jú ọ̀nà yìí so yóò máa mú wọn ṣeré gẹ́gẹ́ bí àwọn ajá bí wọ́n ṣe máa mú òkú bẹ́ńtẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa mú ṣeré wa hiya bida'atu kulli nafsin muhinatin khasisatin sufliya so wọ́n ní eléyìí náà ni ọjà gbogbo gbogbo ẹ̀mí tí ò da tó wà lólì tó yá sí pé kò fẹ́ nǹkan ṣe laysat laha himmatun tanalu biha al-haqa'iq al-kharijiyya so kò ní kò ní zeal àbí determination kankan tí ó fi actualize àbí tí ó fi rí bí ronú in tó wà outside of kí ló ń pè níbi in tó ń rò lẹ́mìí that is in tó ń imagine lẹ́mìí ara rẹ̀ kò ní kí ló ti ń pè kò ní zeal kankan tí ó tiẹ̀ fi rí bí máa rí nǹkan tó wà outside tó ń rò lẹ́mìí rẹ̀ so bal i'tadat anha bil amani ad-daniyya so wọ́n ní rádà ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ yìí tí ó dà yìí yóò máa replace fún pẹ̀lú kí ni o yóò máa replace al-haqa'iq al-kharijiyya àwọn nǹkan tí a sọ pé ó yẹ kó wà outside of kí ló ti ń pè wishful thinking rẹ̀ so in tó wà outside of that ẹ̀mí rẹ̀ yóò máa replace rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú al الدنية that is uh, wishful thinking to wà lórí قال سواني فيتمثل المتمني صورة مطلوبه في نفسه so wọ́n ní ẹni tó bá ẹni tí ó jẹ́ ẹni tó ẹni tí àkílẹ̀ tó ń pẹ́ tó tó ń ro àwọn nǹkan tó yá sí pé yóò máa yóò máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí tó ń fẹ́ lọ́jọ́ iwájú pẹ̀lú bóyá níbi ti yóò wá máa yà àwòrán ní tó ń fẹ́ lẹ́mìí ara rẹ̀ yóò máa yà wàkọ̀dé fáàzà bí wọ́sílìhà yóò wà máa rò bíi pé òun tiẹ̀ ti ṣe kí ni òun tiẹ̀ ti rí bí ríṣì góòlù tó wà lẹ́mìí rẹ̀ wàlítàdà bí zọ́fàrí bí ha yóò tún wà máa jẹ gbádùn pẹ̀lú bí ipò òun ti achieve nǹkan tó ń wáyẹn. fàbẹ́yìn náà huwa ala hadhihi al-hal so wọ́n ní láàrin ìgbà tó bá wà ní irú ipò báyìí ìrìsítà ìkọ̀rọ̀ fa'idha yadahu wal hasir so yóò rí ah, kílẹ̀ tó pẹ̀ fa'idha yadahu wal hasir so ẹni yóò wá nígbà tí ó bá ti nígbà tí ó bá jí báyìí yóò kàn bá ọwọ́ ara rẹ̀ lórí ẹni nàti yóò kàn bá pé òun sì wà lórí ibi tó jókòó sí so eléyìí wọ́n kàn yà wòran bí ẹni tó yá sí pé ó ń ronú nípa in tó ń fẹ́ lọ́jọ́ iwájú tí ò sì ṣe nǹkan kan nípa rẹ̀ ṣòtìyẹ tí ò ṣe anything nípa rẹ̀ so bí ẹni tó kàn jókòó ni tó kàn ronú tó kàn ro bọ́ gbà báyìí báyìí o màá kàn ha iye tíra báyìí màá kàn ha Qur'an màá ha wo kutubu hadith màá ṣe báyìí màá ṣe báyìí màá kàn pàdé Sheikhul Islam ni yóò tún wá máa jẹ yóò tún wá máa yóò sọ ọmọ dùnú pẹ̀lú rẹ̀ so ìgbà tí ó bá kẹfì yóò kàn bá rẹ̀ pé òun sì ṣe nǹkan pé òun sì wà lórí ibi tí òun ti ń ronú ni so wọ́n ní intaha kalamuhu rahimahullah wọ́n ní wa ma ahsana ma qala abu tamam so ipe a ah, ọ̀rọ̀ tí abu tamam so abu tamam habib bun aus ah, at-ta'i so wọ́n ní a ah, ọ̀rọ̀ tí wọ́n sọ nípa nǹkan báyìí ó dáa so níbi tí wọ́n ti ń sọ pé man mar'a azmihi wa humumihi rawdal amani lam yazal mahzula Lupin tó bá já sí wípé ó ń darí gbogbo determination rẹ̀ àti in tó ń rò lẹ́mìí rẹ̀ gbogbo worries rẹ̀ ó wá ń dà á sí kíni ó wá ń dà á sí ọgbà kí ló ń pè wishful thinking ẹ̀kọ́ kan ń rò pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so àwọn nǹkan tó yà sí pé òun náà mọ̀ pé kò wọ́n yìí àkúnṣe béèyàn ṣe máa achieve rẹ̀ ni so níbi wíwá ìmọ̀ tí ó ti ẹ́ lámìyẹ̀zà mahzul lẹ́nu so irú ẹni báyìí kò ní yẹ kò ní gbó lẹ́ni tí ó kà máa wíkì tó gbogbo ìgbà tó bá ti rò pé òun fẹ́ bẹ̀rẹ̀ báyìí àbí tó bá ti fẹ́ gbé nǹkan rárá máa padà gbé máa padà máa padà ṣe lọ́jọ́ iwájú èmi náà padà dé lẹ́bù báyìí máa padà dé lẹ́bù báyìí so kò ní yẹ kò ní bò lẹ́yìn tí ó kàn mọ wà wíkì tí ò ní rí nǹkan kan ṣe so in tó ń wá yẹn kò tiẹ̀ ní rí nǹkan kan mẹ́ wọ́n kí ìlàlẹ̀ bá àdìlẹ̀ ṣọ̀kànná so wọ́n ní wọ́n sọ fún apá kan nínú àwọn àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní mẹ́ni aswa an-nas halan tálẹ̀ tó fi ń wọ́ sí jù ní situation qal wọ́n sọ pé man ba'udat himmatuhu wa ttasa'at umniyatuhu wọ́n lè wọlé tí a sọ pé àwọn nǹkan tó bá àwọn nǹkan tó ń fẹ́ that is àwọn aspirations rẹ̀ ní tí a sọ pé ó jìnà ni so ní tí a sọ pé òun náà mọ̀ pé òun ò lè rí bí achieve pẹ̀lú situation tó wà presently so in tó ń ṣe presently kò lè rí bí achieve àwọn nǹkan tó ń rò lẹ́mìí ara rẹ̀ yàtọ̀ wattasa'at umniyatuhu so àwọn wishful thinking rẹ̀ náà tún wá fẹ́ẹ̀ ah, bí kò mọ̀ ronú nípa pé kóun ti di afáńlá kan so lẹ́yìn tí o tiẹ̀ tí kọ́ àdùnmíyà tí o tí mọ bẹ́ẹ̀ ṣe ń ka Qur'an àbí hadith tí o tí ṣe yẹn kan so yóò sì máa ronú pé òun padà dín kábàá òun padà máa dín kábàá so ti yẹ ọkọ sọ̀rọ̀ alihatuhu so àwọn alatuhu so ọkọ sọ̀rọ̀ alatuhu àwọn nǹkan tí ó sì fi ṣiṣẹ́ náà ó kéré so that is kí ló ti pè means tí ó fi achieve àwọn kìíní ó kéré gan wa qallat maqdiratuhu so and then ability rẹ̀ láti achieve àwọn kìíní náà ntí tí ó kéré náà ni tí ó tí ó tí ó fi bẹ́ẹ̀ sí náà ni ọ̀kọ́ la àfá wọn láwọn ẹlòmíín tún sọ pé tajannabu al-amani pé pé jìnnà sí kí ló ti ń pè jìnnà sí al-amani that is kíyàn ká máa kíyàn ká máa ronú àbí kíyàn ká máa imagine àwọn kátà sí pé ó lè kó ṣẹlẹ̀ fa innaha tadhhabu bi bahjatin ma khawwaltum so wọ́n ní eléyìí ó máa ń gbé lọ success àbí ìdùnnú tí ọlọ́run bá ṣe kí ni tọ́lọ́run bá ti ṣe fún yàn وتستصغرون بها نعمة الله عليكم so èèyàn wà máa fojú kéré àwọn àwọn blessings tọ́lọ̀ bá ti ṣe fún yàn so pẹ̀lú pé téèyàn máa rò gbà ah, èmi náà fẹ́ di nǹkan báyìí èmi náà fẹ́ di nǹkan báyìí àtàwọn ló báyìí so téèyàn dẹ̀ ṣiṣẹ́ towards rẹ̀ ohun téèyàn bá ń ṣe pé kí ni mò ń ka kí ló ti ń pè kí ni mò ń ka àwọn tíra kéékèèké yìí fún mi nídìí àwọn tíra ńláńlá àwọn tíra ńláńlá mo ní so èèyàn máa fojú kéré àwọn dáadáa tọ́lọ́run bá ṣe fún yàn pẹ̀lú pé ọlọ́run bá jẹ́ kéèyàn gbọ́ àwọn èyí tó kéré nínú àwọn àwọn kútùbì ọlọ́run bá ti ń jẹ́ kí èèyàn gbọ́yé èèyàn wà máa fojú kéré wọn pé owó kò síyàn kan bẹ kò síyàn kan bẹ so pé in tí àmàní that kí èèyàn jẹ́ nítorí sọ pé ó máa ní àwọn wishful thinking àtàwọn ọ̀run kan báyìí in tó máa ń fà fún yẹn nìyẹn fẹ́lẹ́ yàtọ̀jẹ́ ní àtọ́lìbò hàdà mọ́bà so pé kí ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kó ya jìnà sí àìsàn yìí wọ́n lè yàtọ̀ tàmọ̀kúnà homin so kó sì ṣọ́ra fún pé kíkiní kó kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ fa innahu kasaratan alfatak so wọ́n ní eléyìí ó dà gẹ́gẹ́ bí àkílẹ̀ tí ń pè àìsàn jẹjẹrẹ that is àbí cancer tí a sọ́kò wà deadly kọ́lá mà ní yàbọ̀rọ̀ mi so ó kéré ẹni tó máa ń là kó níbi níbi níbi ibẹ̀ ẹni tó bá ti mú ó kéré ẹni tó máa ń là kó níbi ibẹ̀ wọ́n ní fàkà mi sọ̀rí ìrìn láhùn láàyè fi kó mi sùn bàtà so pé mélòó mélòó làwọn tí a sọ pé àkílẹ̀ tí ń pè ìkànnì ọrù nípa pé màá ṣe nǹkan báyìí màá ṣe nǹkan báyìí mélòó mélòó làwọn tí a sọ pé ó ti là tí wọ́n sì jí níbi ojú oorun tí wọ́n ti ń sùn láti jọ ẹ̀ wala yaftaitu min quyudihi tí wọ́n sì rí bí jára wọn kò á tí wọ́n rí bí bọ́kò níbi kíni ọ níbi captivity rẹ̀ níbi bó ṣe dè wọ́n mọ́lẹ̀ a'adana Allahu wa iyyakum min pé à ń bí ọlọ́run bá kó ṣọ́ wa àti ẹ̀yin náà kò níbi bẹ̀ wa ashghalana bil amali salih anil amani al kadhiba so àsìnbí ọlọ́run bá kó ṣe kíni ọ kó bízì wa pẹ̀lú àwọn iṣẹ́ tó dáa kúrò níbi kúrò níbi kéèyàn kan máa ronú nípa àwọn nǹkan tí a sọ pé tí ò ní ṣẹlẹ̀ àwọn ìrònú irọ́ kéèyàn kan máa wọ pé ah, báyìí báyìí báyìí lójú ọ̀nà tí ń gbà ti fi nǹkan báyìí so kọ́lọ́n bá ṣọ wa kúrò níbi rẹ̀ kọ́lọ́n bá sì kọ́lọ́n bá bízì wa pẹ̀lú àwọn iṣẹ́ tó dáa wal khayalatil qasida so àti àwọn imagination tí a sọ pé wà stagnant tí a sọ pé téèyàn bá kàn ronú parẹ́ èèyàn ní kò lójú kan so téèyàn bá ronú parẹ́ fún àyàn náà èèyàn ní kò lójú kan ojú kan yẹn náà ni béèyàn ṣe ń ro béèyàn ṣe rò lónìí náà so bí yàn ṣe ń ròyìn ẹ̀ náà bí yàn ṣe rò fún bí so ẹlòmíín sìn ó ti fẹ́ bóyá ó ti fẹ́ á Qur'an náà ni àbí ó ti fẹ́ á àwọn hadith àbó ti fẹ́ mọ ká àwọn tíra kankan wọ́n sọ pé ah, màá kà tó bá dọjọ́ kínní kan báyìí tó bá di bóyá next week inshallah màá bẹ̀rẹ̀ sí mọ ká tíra báyìí báyìí báyìí báyìí so bẹ́ẹ̀ ní tẹ́lá sọ́kọ́ yẹ kí yàn bẹ̀rẹ̀ láti láti bí yàn ṣe ń ròyìn kí yàn mú kí yàn sì bẹ̀rẹ̀ níwọ̀nba nǹkan tí èèyàn bá rí ibi kà níbi bẹ̀ so lóòfà tí àwọn apá kan náà àfa tí wọ́n ń ṣàlàyé nípa pé ẹlòmíì yóò ra àwọn so yóò ra àwọn tíra sílé kódà kò tí so bá rárá kí n àti ẹ̀gbìyànjú láti ka àwọn mọ̀kọ̀dìmọ́ àtàwọn tíra yìí kí n gbìyànjú introduction rẹ̀ kí n kà tiẹ̀ mọ ní táwọn tíra so téèyàn bá tẹ̀tí kan tó wà nínú tíra yẹn gẹ́gẹ́ kí n gbìyànjú láti ka àwọn kìnìyàn kí n má tíra yà máa padà kan àwọn tíra ṣẹ́fẹ̀ máa padà kan àwọn tíra báyìí ṣùgbọ́n kéèyàn gbìyànjú láti ṣe kí ni ọ láti ka hátà tó bá já sí pé mọ̀kọ́dìmá ìṣẹ̀lá àwọn mọ̀kọ́dìmá ìlásán náà lèyàn kárí ká kéèyàn gbìyànjú láti ka wọn. so wọ́n ní wa ahlam lè yaqada allati tudi'u al-waqt so àti kéèyàn máa kéèyàn máa daydream pé kéèyàn kà máa kéèyàn kà that is èèyàn ní ríṣẹ́ tó dáa púpọ̀ ṣe so eléyìí náà ni àwọn afáàmọ́ ń ṣàlàyé nípa pé kí ẹn tó bá jẹ́ ẹn tó gbẹ́sìn yẹn so èèyàn máa ń ṣe aláàkùdó asbab that is èèyàn máa mú àwọn sábàbí tá máa sọ pé téèyàn bá kọ́ tíra yìí èèyàn mọ̀ nǹkan báyìí èèyàn mọ̀ nǹkan báyìí tó ti so èèyàn wájú òkú kalẹ̀ èèyàn kọ́ kankan làwọn ò gbà ṣàpadà mọ́ màá ṣàpadà mọ́ so èèyàn kàdà gẹ́gẹ́ bí àwọn tí àwọn arábí ni tí wọ́n ń pè ní bẹ́ẹ̀ kí lọ́tọ́ ń kòkéó kò béèrè pé kòkéó kó béèrè so tí ó bá kí ó tí ó bá béèrè yóò kàn yọ lódò lásán so kò lè mọ kankan so ìmọ̀ òkà ìṣe kan tí a sọ pé yóò kàn fún wa èèyàn kàn jí láàárọ̀ èèyàn kàn mọ èèyàn kàn mọ bóyá kí ló ti ń pè èèyàn kàn gbọ́ gbogbo àwọn kí ló ti ń pè kutubu tawhid èèyàn gbọ́ gbogbo yé àwọn àyà tí a sọ pé kí ló ti ń pè téèyàn ti kàrí èèyàn kàn gbọ́ gbogbo yé láì ṣe pé èèyàn kà ṣé so yóò sì là èèyàn kó níbi kéèyàn máa sọ̀rọ̀ nípa Allah subhanahu wa ta'ala nípa nǹkan tí èèyàn bá mà so wọ́n ní wọ́n ní qala sha'ir so wọ́n ní olórin náà olórin sọ pé tamannaita an tumsiya faqihan munadiran bighayri ana'in wal jununu fununu so pé tamannaita an tumsi faqihan munadiran so pé ọ̀n jẹ́ran ipe that is ọ̀n wish kó já sí pé ọ̀ di olùmọ̀ tó já sí pé yóò lè dispute àwọn matter that is tí ó lè wò nǹkan pé ah, báyìí ló ṣe rí eléyìí ló correct eléyìí ló correct àbí eléyìí ló yẹ kí n ṣe so pé ọ̀hún ọ̀hún wíṣì pé kọ́ di ẹni tó jẹ́ olùmọ̀ tó yá sí pé yóò lè dispute àwọn mata bí ghayri ana'in uh, wal junun funun láì ṣe wàhálà kankan bí ghayri ta'ab láì ṣe wàhálà kankan wal junun funun so pé ẹ̀rí wèrè wọn that is wèrè that is wèrè ó ní àwọn different types so qala sheikh Salih Uthaymin fi sharh al-Baykuniyya fi hadhihi yani níbi orin sheikh Uthaymin wọn mú wá níbi Baykuniyya wọn so wọ́n lè ṣàlàyé wọn ni yani anna alladhi يتمنى أن يمسي فقيها مناذرا بغير تعب فإنه مجنون والجنون من جملتها أن يقول القائل أريد أن أكون فقيها مناذرا وأنا نائم على الفراش so wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun ni kó já sí pé kéèyàn máa kéèyàn kan máa kéèyàn wish that is kéèyàn kan máa imagine pé à mo fẹ́ di olùmọ̀ tó já sí pé màá lè tójú bọ àwọn ọ̀rọ̀ tí màá lè mú ètò correct àti ètò correct láì ṣe wàhálà so wọ́n ní ẹ̀ wá rí irú ẹni báyìí wèrè ni hmm? wal junun min jumlatiha ẹ̀ rí junun wèrè nínú àwọn táìpù rẹ̀ wọ́n ní kéèyàn sọ pé kíni o kí èèyàn sọ pé uridu an akuna faqihan munadhiran pé mo fẹ́ di ẹni tí ó jẹ́ olùmọ̀ tí a sọ pé yóò lè wò kàn wa ana na'imun ala al mo sì ń sùn sórí bẹ́ẹ̀ that is sì ń sùn sórí bẹ́ẹ̀ òun ló ìfà tí a sọ pé wọ́n gba àwọn ẹgbẹ̀ wá nípa al-Imam an rahimahullah so nípa pé wọ́n jẹ́ nítorí sọ pé fún mi ìrántí iye ọdún tí wọ́n sọ pé wọ́n fi ìfi ẹ̀gbẹ́ kanlẹ̀ wọ́n fi ẹ̀gbẹ́ wọn kanlẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ gbà gbogbo tí wọ́n bá sùn wọ́n máa ń sùn kan gborí lórí orí tébù tí wọ́n ti ń kọ̀ọ̀kan ni bí kò mọ kankan lọ kó sì sùn lọ wọ́n yìí fi ẹ̀gbẹ́ wọ́n yìí fi ẹ̀gbẹ́ kanlẹ̀ so wọ́n máa ẹni tó kàn máa ń jòkó tí ó kàn máa kankan tí ó kàn máa tí ó máa ka tí ó máa kọ so bí wọ́n ṣe ròyìn wọn ni so wọ́n ní wa hadhihi abyatun min qasidatin li fi hadha al wọ́n ní ẹ rí àwọn apá kan nínú àwọn àbí àwọn verses nínú àwọn orin tí a sọ pé mo kọ lórí tọ́pìkì ni wọ́n ní wá hàndí ayyami dirasati innaha so pé mandala that is bí kíyàn kíyàn expressing tí a sọ pé èèyàn rántí ní ìdùnnú pé mandala li ayyami dirasati innaha taksu al-fu'ada sa'adatan wa tanaffasu so pé ẹ̀rí àwọn ọjọ́ àwọn ọjọ́ àwọn ọjọ́ ẹ̀kọ́ Hmm? ní tí a ṣe pé ó máa ń bo dàtí àwọn ọjọ́ tí a ṣe pé ìdùnnú ó máa ń bo ẹ̀mí ni wẹ̀tẹ̀náfàṣù yẹni tẹ̀náfàṣù bí mẹ́rànà tẹ̀tẹ̀náfàṣù dàtí tí ẹ̀mí wà láìvlì tí a ṣe pé inú yàn inú yàn mọ̀ dùn wal mar'u fi zamani síbẹ̀ mutawaththibun so ẹ wá rí èèyàn ní àwọn àsìkò ọ̀dọ́ àbí àsìkò téèyàn bá wà ní kékeré mutawaththibun èèyàn kàn máa bẹ́ kiri èèyàn máa èèyàn máa fò kiri khaylan khaylan eh, taghiru ala al-khayali wa tanhasu so èèyàn máa fò kiri bí ẹṣin tí a sì pé ohun làbí pé èèyàn kan èèyàn kan èèyàn kan sáré through àwọn imagination yẹn ṣó ti yẹ wọ́n tẹ̀ ní hasso so téèyàn sì gbé nǹkan sẹ́nu àìpé bí ìpínlẹ̀ yẹn kan gbé nǹkan sẹ́nu ẹ̀dà bí ẹṣin wọ́n try láti describe bí bí ẹṣin mẹ́ṣe mẹ́ṣe ṣó ti yẹ so èèyàn kan gbé nǹkan èèyàn kan fi yín dín nǹkan mọ́ èèyàn kan mọ́ èèyàn kan mọ́ sáré nínú imagination حتى إذا بلغ المدى وتكشفت وتكشفت أحلامه عن سوءة لا تحبث wọ́n ní tí tí ẹran ní báyìí yóò fi wá reach time kan so gbogbo àlá rẹ̀ yóò padà gbogbo àlá tó ńlá látijọ́ yìí yóò padà wá end so ẹni tó ti ń ronú pa màá di nǹkan báyìí ah èmi náà padà wá jẹ́ olùmọ̀ àbí èmi náà padà wá di ẹni tí ó mọ̀ nǹkan báyìí tí ó mọ̀ nǹkan báyìí téèyàn ò ṣe kankan parẹ̀ so téèyàn kan lálàá lásán so wọ́n ní watakashafat ahlamuhu an saw'atin la tuhbas so wọ́n ní yóò wá jẹ́ ẹni tí a sọ pé tálà rẹ̀ bá ti wá tán yóò padà wá rí gbogbo àwọn mistake tó ṣe pé ah ká ní mo ti mọ̀ ní omi ìbá ti bẹ̀rẹ̀ láti jẹ̀ta aká ni mo ti mọ̀ ní ah láti yí ẹ̀ ta ti wà ní ibi báyìí tí mo ti ń tí mo ti ń sọ pé màá lọ lè kí o màá lọ lè o àbí màá kọ́ nǹkan báyìí màá kọ́ nǹkan báyìí àti gbà yẹn mi ì bá ti ṣe kí ni o mi ì bá ti kọ́ nǹkan báyìí so yóò wá padà wá rí àwọn mistake rẹ̀ mistake yóò wá ní ṣe kò ní ṣe kó mọ́ àti mistake yóò ti padà wá pọ̀ tóun náà bá ti tó padà tó bá padà rí ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn báyìí wọ́n ní wajada al-mashi'a tasa'ubatan la tuqtana bil-umniyat so ìyẹn ni báyìí yóò padà wá rí pé ah ẹ̀rí ìṣẹ̀mí tó le ni Hm? so èèyàn kì í rí pẹ̀lú pé kéèyàn máa ṣe kí ni ọ̀hún kéèyàn kan lọ sọ pé ah màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí pé èèyàn kan rò lẹ́nu ara yẹn èèyàn kan imagine lásán wọ́n ní wàlá zamanu yóò nẹ̀sùn so ah time n tẹ́ sọ pé kò wà friendly ni so àsìkò yín tí ó wà friendly ni gbogbo àsìkò téèyàn bá ti spend lórí téèyàn bá ti waste kò ní sí nǹkan tẹ́ sọ pé yóò padà wá ó ti lọ ó ti lọ nìyẹn so àsìkò wà friendly pẹ̀lú anybody so tásìkò tó bá yẹ kéèyàn ṣe nǹkan téèyàn bá ti ṣe tó bá ti lọ àsìkò tí ò bá yẹ kéèyàn ṣe yẹn lèèyàn padà á máa ṣe so táìmù tí ó wà friendly ni so kéèyàn mú ẹ̀kọ́ níbi bẹ́ẹ̀ pé gbogbo ìgbà kéèyàn bá ti fẹ́ ṣe nǹkan kéèyàn mú lójú ẹsẹ̀ kéèyàn bẹ̀rẹ̀ láti máa ṣe kéèyàn má ti síwájú so sheikh tẹ̀síwájú wọn ní fakhtar li nafsika ghayra awdiyati al-muna fal-atabu fi wadi al-muna yatara'asu so wọn ní fakhtar li nafsik so yẹ pé mú fún ara rẹ ghayra awdiyati al-muna so in tó yàtọ̀ sí kílẹ̀ tó ń pè tó yàtọ̀ sí valley that is wishful thinking àbí imagination fọlàátọbù fi ìwádìí lọmọnà yàtọ̀ àṣù fọlàátọbù òun náà ní kíni òun níbi ìdánilẹ́yìn ṣòtí that is ṣé ìfẹ́fẹ́ ń express nípa tí wọ́n ti sọ síwájú nípa pé kéèyàn kan mọ ọ̀rọ̀ nǹkan lásán tí ó já sí pé èèyàn padà á rí mistake yẹn èyírò nǹkan báyìí kò tó ń jẹ olórí níbi imagination yẹn nìkan so ibi ni ṣéèkì parí so à ń bí Allah subhanahu so kí aláṣẹ wa ní ẹni tí yóò wá ìmọ̀ tí yóò sì rí so wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته